So alhamdulillah wa salatu wa salam ala ashrafil anbiya wal mursalin nabiyina Muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsan ila yawmiddin. Ibi tí um an shi àlàyé lọ fún orawa nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó yẹ ká máa ṣe àlàyé ní gbogbo ìgbà ni kò yẹ kí èyàn dákẹ́ ní orí ẹ̀ ọ̀nà lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú wa shirk ọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́run ọba lọ́kan ṣoṣo àti àbí èyí tí ń jẹ́ òdì ìdàkejì rẹ̀ tí ń ṣe ìmá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ yìí ni ojú ọ̀rọ̀ tó ṣe pé ta bá gbọ́ yí dáadáa yóò jẹ́ okùnfà oríire fún wa láyé yìí ni àti ní yawmal qiyamah so adẹ̀ ṣe àlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà lábẹ̀rẹ̀ pé irú pé kí ni ìdájọ́ ìmá pé àwọn tí wọ́n bá ti kú adẹ̀ ní pé ìmá àwọn tó bá ti kú mina shirkil akbar ẹbọn lani so lọ́lọ́fin sọ ní Kùránì pé in tad'uuhum la yasma'u du'aakum àwọn tó ń pè tó ń pè ń dẹ̀yìn ọlọ́wọ̀ báyìí tó ń pè ya wòlí ya kìní kan ya jàǹjálù ya rèlùrèlù gbogbo tó ń pè ń dẹ̀yìn ọlọ́wọ̀ báyìí àti ya ṣe kìkìní kan ya bàbá kìní kan tó ń pè yẹn ọlọ́ọ̀bá ń sọ nínú Qur'an wọ́nà lọ wọ́n sórọ́tù Fatir aya 14 in tad'uuhum sórí àwọn tó ń pè yẹn bó pè wọ́n dọ̀lá la yasma'u du'aakum àdúrà tó ń sin yẹn wọ́n lè kọ́kọ́ gbọ́ná àkọ́kọ́ ni walau sami'u ókè káàtì àgbà kan gbọ́ káná gbọ́ mastajabu lakum wallahi ọlọ́ni pé sọ wáyé tó bá ti wá di yamal kìyàmọ̀ o ẹbọ tó ń ṣe yìí ń wà ṣe kúfúrù ayé wọ́n máa reject because tó bá di yamal kìyàmọ̀ gbogbo wà níwájú ọlọ́run ọba tọ́lọ́bà ń bèèrè tọ̀ sáwọn tẹ́ sí wọ́lú ní kọ́mà pé wọ́n wọ́lú ní kọ́mà pé wà bí wọ́n takú pé أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله Ọlọ́hun má sọ fún Ànábì Ìsá that is Jesus ọmọ Mary ṣé wọ́n ló ń sọ fún àwọn èèyàn gbà tó wà láyé ká máa sí ọ́ a اتخذوني ẹmú èmi Ànábì Ìsá àti yá mi ẹmú wa lọ́lọ́run ọba tẹ́mọ̀ jọ́sì fún dẹ́yìn Ọlọ́run ọba yóò ní qala subhanak eh mímọ̀ Ọlọ́run ọba wo ma yakunu li an aqula ma laysa li bi'ilm aw bihaqq kò tọ́ fún mi kí n sọ tí lẹ́tọ́ sí o in kuntu qultuhu qad alimtahu in bá jẹ́ kí mo ti sọ̀rọ̀ yí gani ìwọ Ọlọ́run ọba ó ti ma ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik mi ìmì Ọlọ́run ọba ò mọ̀ tí ń bẹ nínú ìwọ Ọlọ́run ọba a innaka allamul ghuyub ìwọ Ọlọ́run ọba lọba tó mọ̀ gbogbo kọ̀kọ̀ so ló jẹ́ pé yamal kiyama gbogbo tanyanya ni wọ́n reject àtàwọn tẹ́ ń pè bilbatil àtàwọn tẹ́ ń pè tó yẹ kí àwọn níkẹ́ máa pè àwọn àwọn náà takú àwọn tẹ́ ń pè ní tó ṣe pé àwọn òrẹ́yìn àwọn náà takú pé èmi òrẹ́yìn o tó ń kálùkù ma sá fún èmi ara rẹ̀ pé àwọn ò wọ iná so àmá tó ṣe pé lódùdú wọn ò sọ fáwọn èèyàn ká máa pè wọn àwọn ni wọ́n lá ẹwùn tánà bí tún sọ sallallahu alaihi wasallam anábi kí man mata wa huwa yad'u min dunillahi niddan dakhala an-nar ẹnikẹni tó bá kú nígbàtí wọ́n wọ ẹbú rẹ̀ wọ́n wọ àwọn iṣẹ́ tí ń ṣe àwọn abá ẹbọ́ ń bẹ̀ wọ́n rí pé ń pẹ̀lú mí dẹ̀yìn Allah ló fi kú wọ́n rí pé ó ní kìníkẹ̀ tí ma fi ń tọ́ ẹnu tó bá ti fẹ́ Ah, wọ́n gbà tó kú àwọn ah, kìí yí bẹ nínú iṣẹ́ rẹ̀ wàláhì yóò wọ́n náà ni kò sí wípé dọ́gbọ́n rẹ̀ kò sí in tó fọ́nì jù pẹ̀lú ọ̀rọ̀ ẹgbọ́ ni wípé tí ó dẹ̀ tó fọ́nì tó lágbára in reality wọ́n ni wípé ṣẹ́rí tíyàn bá kú kíyàn wá sí sí olóore kó kún gbogbo ayé wàláhì tíyàn bá in tó lè ní ẹ̀tí bá àwọn àyà pọ̀ ní Qur'an Ọlọ́run sọ ní Suratul Furqan Ọlọ́run pé wa qadimna ila ma amilu min amalin wa ja'alnahu haba'an manthura in táwọn ẹlẹ́bọ àwọn tí ṣe kí wọ́n ṣe bọ́ gbogbo iṣẹ́ dáadáa tẹ́rì tẹ́ ṣe láyé yìí lágbàjá ah, iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa ẹ̀ eh, Ọlọ́run yá wa gbogbo ẹ̀ ó ti ṣe bọ́ àbí faja'alnahu haba'an manthura a wà sí yóò wádà gẹ́gẹ́ bí ẹmọ dust eruku tó wà lórí àpáta tátẹ́gùn wa fẹ́ lọ wí atẹ́gùn kan fẹ́ gbogbo ẹ̀dànù bí ìgbà tó bá da ìlúbọ́ sórí àpáta báyìí atẹ́gùn kan fẹ́ breeze tó lágbára ó kàn fẹ́ gbogbo ẹ̀dànú ní àpáta wọn mọ̀ ní ìsìn tí ó ní sí kankan bẹ̀rẹ̀ iṣẹ́ wọn nìyẹn fi kọlọmbà kó sára ló jẹ́ pé èyàn gbọdọ̀ mọ́ owó lójoojúmọ́ sí nǹkó bọ́ Allah tí mi kó sí gbogbo àwọn ẹbọ ẹbọ ọ̀rọ̀ ẹbọ so ìdí ni wípé ìdílà gbọdọ̀ mọ́ pẹ̀lú mídíà Allah ni wípé ṣe rí ìmọ̀ ṣe dùwà gangagangan fún ààrẹ ìbádà ni ìjọsìn ni lọ́lọ́fin sọ ní Qur'an ni pé wa qala rabbukum ud'uni astajib lakum ẹwùn tọ́lọ̀bá ń sọ ọlọ́bá ni pé ẹ pè mí astajib lakum èmi ọlọ́bá ó dáyín lóhùn ọlọ́bá alọ́bá tó ṣe pé kìkí ń gbà kí um, ẹ mọ́ àwọn tí wọ́n fẹ́ sí bí wọ́n fẹ́ mọ̀ sí gbéraga a sayadkhuluna jahannama dakhirin àwọn ilé yóò wọnú jahannam lẹ́ni yẹpẹrẹ ni gẹ́bẹ̀ lànàbí ń sọ àdúwà huwa al-ibada ṣe rí àdúwà tẹ́ wọ yẹ̀wò ohun gangan níjọsìn so ọlọ́pàá tún sọ Qur'an nínú kan tí ó ma fi rẹ̀lẹ̀ yí pé inú mú ò lè gbọ́n tán sọ lọ́lọ́bà ń sọ pé wà máa ń tàbí musmi'i man fil qubur ìwà náàbí sórí ẹ̀ tó ti wà ní sàárè ó lè jẹ́ kó gbọ́n tó ń sọ ṣẹ́rí àwọn tó wà nínú sàárè wọ́n ní bùkátà sí dùá wà ní àwọn tó bá organize 40 day special prayer 20 connect 20 years remembrance kò ní ìdí kò sínú ẹ̀sìn ọlọ́mọ̀bátán nabi muhammad sallallahu alaihi wasallam so tó wà lórí sujúdù tó wà lórí sujúdù àwọn àsìkò tọ́lọ̀ ma ń gbàdọ̀ ájù láyé orí sujúdù hadithuwa ike inna akraba ma yakunu al-abdi ila rabbihi wa huwa sajidun fa aktharu ad-du'a fi ṣe rígbà tẹ́rù súnmọ́ Ọlọ́run ọba jù láyé ìgbà tó wà lórí sujúdù tó forí kalẹ̀ òní ẹlẹ́gbẹ̀ tó bá lórí sujúdù tó bá ti ṣe subhana rabbiyal a'la subhana rabbiyal a'la o lè ṣe léèbó bẹ́ẹ̀ ni o lè ṣe dùá pẹ̀lú èdè míì tó bá gbọ́ lágbà ló jẹ́ pé in tó dájú ní pé kó ṣe bil arabiyya kódà ìwọ náà wà wùkọ́ wà lórí sujud kó wá ní pé allahumma gfir li ummi ọlọ́ba foríjì ìyá mi allahumma gfir li abi ọlọ́n foríjì bàbá mi àdúrà tó ṣe yẹn èyí a ní ọlọ́ọ̀bá ní kan lágbùdọ̀ máa ń pè ó gúdọ̀ pẹ̀lú méjèyìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá ti ṣe atahiyatulillah ah, zakiyatulillah àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ báyìí níbi du'a eh, kínan pé tashawurul akhir tó bá ṣe salatu ibrahimiyya allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ila akhirih ó wá sí duwata níbi da maṣe allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min nínú àgbà tọ́lọ́wọ́ bá ti mọ́ ń gbàdúwà jù tí èyàn tó yẹ kí èyàn máa sọ ó ní bainal adhan wal iqama sórí láàrin pé wọ́n pè rún tán ká tó ṣe ìkámà ìwọ wá ṣe dùwà tẹ náwọ́ sọ́dọ̀ ọlọ́wọ́ bá Allahumma inni as'aluka kadha wa kadha wa kadha wa kadha ọlọ́mù ń tọrọ nǹkan bá lọ́wọ́ rẹ̀ ọlọ́dákù ṣe wọ́n wá fílẹ̀ síwájú ọlọ́wọ́ wọ́n wá mọ́ sí lọ lójoojúmọ́ báyìí wàláhí ilé gẹ̀gẹ̀ lọ́lọ́bàá ń fẹ́ àmọ́ kí wọ́n máa rò pé wọ́n ti ní pé àsìkò mọ́lúdì ti tó aláà lọ síbi sàárì bàbá ní kìní gbogbo tó bá ń fẹ́ mọ́ tọrọ mẹ́ ibi ayé ayé ayé àwọn bàbá láwà ẹ mọ́ tọrọ mẹ́ wọ́n kàn kó wa lọ sínú ẹbọ ni àtijọ́ iná bùkátà yínú òbí yánà ẹ̀tù wọ́n kó sí ẹbọ hmm, léè tó ṣe pé ọlọ́ọ̀bà ìkí ń origin ẹ wo àdísì kan káka ilé ka fi ṣe ìgbẹ̀yìn Ibn Umar radiyallahu anhu عنهما لا تدع عمر وقف النبي صلى الله عليه وسلم على قليل بدر فقال النبي صلى الله عليه وسلم ودوباي ني ني اجوتا جاغون بدر تا وان سو هل وجدتم ما وعد ما وعد ربكم حقا so anabi ń sọ fún ìgbàtí àwọn nítorí àwọn sọ̀nà dídù kùrẹ́ìṣì àwọn èèkàn nínú kùrẹ́ìṣì wọ́n púpọ̀ ní wọ́n kú níbi ogun badar abu jahal ìjọ́n ló balẹ̀ ìjọ́n ló umayya bin khalaf ìjọ́n ló kú eh, utba bin rabi'a ìjọ́n ló kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí nínú àwọn jinkojinko nínú àwọn kureish wọ́n balẹ̀ ìjọ́nà níbi ogun alákọ̀ọ́kọ́ tí àwọn musulmi àtàwọn kìfèrí jánu anẹ́bí wá dúró níbi etí bítán kó ogun ọdá sí anẹ́bí wá sọ fún ẹ pé tọ́ ìntọ́lọ́wọ́ ọba tó ṣèlérí fún yín ǹjẹ́ ti rí báyìí kó dodo ní o lẹ́yìnbẹ̀ àwọn sàábà sọ fánà wípé innahumul an yasma'una àdígbà sọ pé innahumul an yasma'una ma aqul tí ara wọn lè bá yí o a fáwọn sàdá ìpé nínú mu'jiza tọ́nà sifan nabi ni láti lè mọ́ fi jẹ́bi tàbí fáwọn ilẹ̀ إنما قال النبي صلى الله عليه وسلم إنهم الآن ليعلمون أنما كنت أقول لهم هو الحق ثم قرأت إنك لا تسمع الموتى so in ta fara níbi hadithi ni pé Ànábì ma ma ń sọ fún wa kẹni ba ma ipe tọ̀ sẹ́sà ti wá rí pé bí mo ṣe ń sọ fún kémìlà nẹ́bí ọlọ́wọ́ bá ṣẹ́ ti rí gbódòdó ní báyìí but mo ti wá rí báyìí àmọ́ kò wá sí àyà so ló jẹ́ pé ẹ̀yin mọ̀ yáwa nínú ẹ̀sìn Ọlọ́run Ọba àsìkò tá a ṣì wà láyé yìí òun ni àsìkò tí a ṣì lè rí bí sí gbogbo tá bá fẹ́ ṣe àsìkò tá lè rí bí díẹ̀ ruwa lè rí bí plan lè èyàn tó bá ti kú ó ti tánu èyàn tó bá ti lè kú tó ti gbé sínú sáré ó ti tán intaha kò sí bí ẹ̀ṣẹ́ fẹ́ padà á má láti wá tún sí kò sáyé rectification ma ìwọ náà wá imagine kò wá lò ọdún mélòó lò láìká tí wá ní pé bóyó padà lò 40 years olù 50 years olù kó òdè òdà olù 200 years kábọ̀ bùnbùkùbù káwò lè lò bẹ́ kábọ̀ bùnbùkùbù olù years ìṣẹ́jú mélòó 200 years fi ń pé ìṣẹ́jú mélòó ǹjẹ́ ọ̀nà gbogbo àtàjọ̀gbọ́n bí kìkí ń pẹ́ tí ìwọ ni ilẹ̀ ó tún ni yóò tún mọ́ lọ́la tọ́lọ̀bà lè ó sí wà láyé láfúlórin fi ní pé tẹ̀fútù fún ádẹ́kẹl ayyamu fatta wa tanhitu jismaka sa'atu nahta wa tad'uka limanunu du'a asibkin ala ya sahi anta uridu anta so sori ba bí lẹ̀ ṣe mọ́tílẹ̀ sun yẹn tínú ṣe ń dùn wọ́n tún lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ pé ah ọmọ mo ti pé tàti kìní kan mọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ tó yẹ kó mọ́ sun ẹkún wọ́n láyà ní àìnílàkà ìlú kan àìmọ́ tó kàn nínú ọ̀rọ̀ ayéyàn ẹ́ ló fi jẹ́ kó mọ̀rọ̀ lábẹ́dẹ̀ lọ́kàn wallahi tó bá ma hakíkọ̀ tí ń bẹ lẹ́yìn kú ni ó sì ma sun ẹkún lójoojúmọ́ ó sì ní dákẹ́ mẹ́ pé ah tí ń bá ti wà lọ dákẹ́ báyìí ń kọ́ tí mo so kí la fẹ́ gbé lọ síwájú illa man atallaha bi qalbin salim èyàn tí ní orí ó dùn tí ó rẹ̀rin ní yamal kiyama tí ní orí ó padà

وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته